نعم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد so insha Allah ta'ala atasiwaju lórí nǹkan tí a ń bá lọ nípa síra nabi sallallahu alaihi wasallam ibi tí a dé òun náà ni a bad'ul wahyi so bí wahyi ṣe bẹ̀rẹ̀ fún nabi sallallahu alaihi wasallam àwọn wo àlàyé hadithi tó sàlàyé bí wáhí sí bẹ̀rẹ̀ fún nabi sallallahu alaihi wasallam tó sì pé òun ni hadith ẹlẹ́kẹta nínú sahihul bukhari sáwọn lè lórí so so that a fi lè ní àgbọ́yé rẹ̀ àti a fi lè sí ọ̀pọ̀lọpọ̀ àǹfàní nípa bí dáwà sí bẹ̀rẹ̀ so bí tawaka dé òun náà ni ya laitani so wani ya laitani fiha jaza'un wani kaza kaza fi riwayatil al-usaili aw al-asili wani bó ṣe wà nínú riwaya al-usaili ni wani wa inda al-baqin wani lọ́dọ̀ àwọn tó kó ya laitani fiha jaza'an pé wọ́n ṣe nasbu jaza'an wani bin nasbi balgwamfuni nasbi ala annahu khabaru kana muqaddara ní pé khabaru kana ni so ní pé khabaru kana tí wọ́n ti parẹ́ ni so àbí khabaru kana tí ó sí mbẹ̀ wọ́n ni qalahu al-Khattabi wọ́n ni wa huwa madhhabu al-Kufiyyin wọ́n ni madhhabu àwọn nahwun Kufa ní kò lè ní pé oní madhhabu àwọn oní nahwun Kufa fi qawlihi ta'ala ní gbólóhùn ọlọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá ní intahu khayran lakum intahu khayran lakum pé intahu kana khayran lakum wani qala ibn bari at-taqdir ya laitani wani ẹlòmí tún sọ nǹkan mi nígbà wọn sọ pé ya laitani a ju'iltu fiha jaza'an pé ó ṣe o kí wọ́n kí n jẹ́ jaza'an bẹ̀ wani wakila annasbu ala alhal wọ́n ní wọ́n tún sọ nǹkan mìíràn pé nasbu lórí pó jẹ́ hali ni idha ja'alta fiha khabara layta ẹgbẹ́ tó bá ṣe pé o ti fi khabaru layta síbẹ̀ so torí pé àti mọ̀ pé layta o ma ń ṣiṣẹ́ kíni inna li inna anna layta lakinna la'al li inna anna layta lakinna la'al ka anna aksu ma li kana min amal so o ma ṣiṣẹ́ inna so tí a bá ti wá fi pé ókè kọbárù laita wà ń bẹ̀ ọ̀ so ni pé òun sọ pé ẹ̀rì pé wàkílà wọ́n sọ ní sọ pé temrid ọ̀rọ̀ tó fúyẹ́ ni ni pé hal ni ọmọ jẹba yẹn pé ya laitani fiha so ya laitani so ní so yóò máa jẹ́ kíni ismu laita àbí so fiha òun yóò máa jẹ́ kíni yóò máa jẹ́ khabaru so jada'an ní pé wọ́n wà máa hal so wọ́n ni wal amilu fil hal wọ́n ni in tó sì tó jẹ́ amilu fún hali in tó jẹ́ kó sí pé tó di hal ma yata'allaqu bihi al khabar òun náà ni nǹkan tí jarwa majruru ta'allaqa pẹ̀lú min ma'na al-istiqrar eléyìí yóò ti yé wa wọ́n ní qalahu Suhaili wọ́n ní bí Suhaili ṣe ṣàlàyé rẹ̀ wọ́n ní wa damiru fiha wọ́n ní damiru tó wọ́n bí fiha yẹn ya'ud ila ayyami da'wa ó ń padà lọ sí àwọn àgbàtà nabi ó máa ṣe da'wa ni so ní pé ya laitani fiha ní pé ah, ó máa ṣe kí n jẹ́ ń bẹ̀ ó kí n jẹ́ nígbà láwọn da'wa al-jaza'u wọ́n ní al-jaza'u bi fathil wọ́n ní aljadha'u pẹ̀lú pé yíó ṣe fún jim yẹn ní fatha dhal yẹn náà yíó fún wọn ní fatha almu'jama àmì tó ṣe pé wọ́n fún ní dot wọ́n ní huwa saghiru min albaha'im wọ́n kékeré yana so aljadha'u wọ́n ní ọmọ kékeré kí àwọn ọmọ kékeré àwọn nǹkan ọ̀sìn wọ́n ní ka annahu tamanna bíbà pé wọ́n rán kẹ́ an yakuna inda zuhuri du'a ila islam nígbà pé nígbà tí ìpèpè sí islam ó bá hàn ṣáàbà ní pé kó jẹ́ ọ̀dọ́ liyakuna amkana li nasrihi kó bá fi lè síkíní kó bá fi lè ran anábi sallallahu alaihi wasallam lọ́wọ́ so ìtumọ̀ ya lè tani fi ha jaza ní pé ah, ó mọ̀ sí ìbá jẹ́ ọ̀dọ́ nígbà tó mọ̀ sí dáhọ̀ wọ́n ni wà bí hadha bikaunihi pẹ̀lú pé ó jẹ́ o kana kabiran a'ma ní pé ó jẹ́ àgbàlagbà tó fọ́jú so ibi ni ó ti wá hàn ìdí tí wọ́n fi kọ́kọ́ júwẹ̀ rẹ̀ fún wa bẹ́ káfílẹ̀ kọ́kọ́ mọ̀ pé ẹni yìí àgbàlagbà tó fọ́jú ni so wọ́n ni qawluhu so wọ́n ni ya laytani fiha jadha' idh yukhrijuka qawmuk ní pé Ah, kí n jọ́dọ̀ so nígbàtí àwọn èèyàn rẹ̀ ya laitani fiha jaza'an ya laitani ẹ̀rìpé inú ti ti rẹwáyà ti Bukhari tanka jaza'an yẹn ọgbà nasibun so ya laitani fiha jaza'an so wani laitani akunu hayyan ìtumọ̀ ní pé kí n tẹ wà láyé idh yukhrijuka qawmuk nígbàtí àwọn èèyàn rẹ̀ tí nígbàtí wọ́n yọ jáde so wọ́n ni qala ibn malik so wọ́n ni ibn malik sọ pé fi isti'malu idh fil mustaqbal ka idha so ní pé idh ní pé wọ́n lò fún mustaqbal mi báyìí ka idha gẹ́bí idha so torí pé idh so zarfun lima madha min az-zaman so if ìtẹ́mà lò fún ní nǹkan tó ti kọjá nùgbà wọ́n yí lò mustaqbal so ibn malik ni wa nasabu bi idhanil mustaqbala so in sudirat no so wọ́n ní fil mustaqbal ka idha gẹ́bi idha wọ́n ma ń lòun fún kí ni wọ́n ma ń lòun mustaqbal so idh zarfun لما مضى من الزمان نما صبا إذا ظرف مستقبل خافض بشرط مستق... آه، خافض بشرط منصوب بجوابه سو منصوب بجوابه سو فيه استعمال إذ سو ابن حجر كوتي ابن مالك ابن مالك كان نعم أقبافا نحو so torí pé Ibn Malik nínú àwọn tó gbà pé èyàn lè lo idh nítúmà ìdáni wọ́n ni wa huwa sahih so ní pé ó lálàáfíà wọ́n ni wa ghafila anhu ní pé aktharu nuhaha ọ̀pọ̀lọpọ̀ àwọn náhù wọ́n ṣe kíni wọn ò dákọ rẹ̀ that is ọ̀pọ̀lọpọ̀ àwọn náhù gbà pé idh zọ́rfún nǹkan tó but actually àwọn àfáà náhù dákọ rẹ̀ àwọn afá náà rẹ̀ so àwọn afá náà hù ma ghafilu anhu so wọ́n sí kí ni wọ́n gbàgbé rẹ̀ yálà ọ̀rọ̀ méjì ló nípa rẹ̀ so ọ̀rọ̀ méjì àbí alẹ́ ní mẹ́ta ọ̀nà ni àwọn tí wọ́n gbà pé ìdá mustaqbal lòun idh máàdí lòun so kò dẹ̀ possible kan dó láyàrá wọn so ní pé kò dẹ̀ possible pé kí ìdá so ní pé kí ìdíjàrí kó dá lórí mustaqbal ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì o ní pé ìd pé mádínà ni ṣùgbọ́n so torí mubálàgọ̀ níbi wasfu nǹkan mustaqbal náà ni ọbọ̀ níbi mubalaghah níbi wasfu nǹkan bíbà pé nǹkan fi ròyìn bíbà pé nǹkan yẹn ti ṣẹlẹ̀ ọyé wọ́n ma mú wá ń gbà mí but aslu ẹ̀ mustaqbal náà ni but ọlá pé wọ́n fi fẹ́ fi ṣe mubalaghah fi pé à bíbà pé ó ti ṣẹlẹ̀ ọyé so madi náà ni jàrí madi náà ni so past náà lórí fásí but wọ́n fẹ́ fi wọ́n fẹ́ fi ta'akala bíbà pó ti ṣe kíni bíbà ti ṣẹlẹ̀ ọ̀nà fi mú wá ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta wá ní ọ̀rọ̀ Ibn Malik tí wọ́n sọ yìí ni pé wọ́n ma ń lò fún mustaqbalina so ma ń lò fún mustaqbalina so so ma fa nahnu ma ghafilu anhu wọ́n ni wa huwa ka qawlihi ta'ala wọ́n ni ó dágẹ́ bí gbọ́dọ̀ wọn ẹ̀rí pé mustaqbal lélẹ̀ hmm. wọ́n lò ìdí tó máa ń dá lórí mọ́dí wọ́n lò fún so bí bà pé lè ta'kidi fi wuqu'ihi bí bà pé ó ti ṣẹlẹ̀ wọ́n ni hakadha dhakarahu ibn Malik wọ́n ni bí ibn ṣe sọ́niyà wa aqarrahu alayhi ghayru wahid àwọn tó sì jọyọ̀ kan lọ wọ́n rí wọ́n fi rinlẹ̀ fún ibn Malik wa ta'aqqabahu shaykhuna shaykhul Islam ṣùgbọ́n ah wọ́n ṣe kí ni wọ́n kó rọ́dù fún Ibn Malik lórí ọ̀rọ̀ yìí àfáà wa Sheikhul Islam tẹ́ẹ̀bá gbọ́ Sheikhul Islam ẹwò pé ah, Ibn Taymiyyah ní sọ Ibn Taymiyyah àgọ́ so tí Ibn Hajar bá ti dákọ Sheikhul Islam èyàn méjì ló lè rí fásí aida al-Iraqi àbí al so aida al-Hafiz al-Iraqi àbí al so Al-Baqillani ló sì ń rífà sí níbi báyìí ọwọ́ ni wa ta'aqqabahu shaykhuna shaykhul islam bi anna an-nuhah nígbà àwọn afọ́n nahwu lam yaghfaluhu nígbà wọn ò gbàgbé rẹ̀ bal mana'u wurudahu wọ́n kọ pé kí idh pé kó kò wọ́dọ̀ ma wá ní mustaqbal wa awwalu ma zahiruhu dhalik wọ́n wá tú nǹkan tó bá yẹ pé ah ìdíwáwá fún mustakbal wọ́n wá tú sí wa qalu fi mithli hadha wọ́n wá sọ sí nírù nǹkan báyìí pé ustu'mila sigha ní pé wọ́n lo nǹkan tó sì pé ad-dallatu ala tó dá lórí past li tahaqquqi wuqu'ihi láti lè fi kapá pé kí ní ó ṣẹlẹ̀ so li tahaqquqi wuqu'ihi wọ́n ní fa anzaluhu manzilata wọ́n wá sọ di bíbà kó ti ṣẹlẹ̀ past wọ́n ní wa yuqawwi dhalika huna wọ́n ní yóò strengthen ilé ní bíbà yìí anna fi riwayati al-bukhari fi ta'bir wọ́n ní níbi riwaya bukhari o ní pé ó wá ń bẹ̀ hina yukhrijuka qawmuki wọ́n wa 'inda tahqiq wọ́n ni eh, níwàtí yẹ eh, níbi pé kíyàn ká actualize nǹkan madda'ahu ibn malik nǹkan tí ibn malik mú bí báyìí ẹwọ bí nahwu ṣe ṣe pàtàkì tó ẹwà tí bàtà ti ń ka gini ẹwà dúró àwọn masáìlì nahwu tá ń bá pàdé ó ṣe pàtàkì ní àsọpọ̀ nìkan ni máa àìsọpọ̀ nìkan ló yẹ kíyàn gbárùkù tí ó so wọ́n ni wà 'inda tahqiq wọ́n ni bí pé á ah, kí lójú dòdò nke ma da'ahu ibn malik in ti ibn malik claim by firtikabi majaz so níbi pé ó tọ́ wa ma dhakarahu ghayruhu firtikabi majaz àti táwọn ẹlòmí ọ̀nà mí táwọn ẹlòmí fi gbà sọ pó tọ́ ṣe àgbé ibn malik náà sọ pó tọ́ ní àbí so but àwọn ẹlòmí sọ pé ara kò tọ́ but tó bá wá wá ọ̀nà tó fi tọ́ ni wọ́n ni wa majazuhum awla ọ̀nà táwọn gbà sọ pó fi tọ́ ó ṣe ó tọ́ ó yẹ kí òun ló lẹ́tọ̀ sí jùlọ lima yanbani alayhi nítorí nǹkan tí yóò jẹ́ látara rẹ̀ min anna iqa al-mustaqbal ní pé ká fi mustaqbal fi surati al-madi fi surati al-mudi káyà láwòrán nǹkan tó ti lọ àwòrán madi tahqiqan li wuqu'ihi ní pé a fi nǹkan nípa pé nǹkan yóò ṣẹlẹ̀ aw istihdaran lis-sura àbí pé a fẹ́ kíkí nǹkan yẹn súnmọ́ àwòrán nǹkan yẹn a fẹ́ kó súnmọ́ al-atiya àwòrán nǹkan tó bọ̀ fi hadhihi níbi nǹkan yìí tilki wa ni ma'a wujudihi fi afsahil kalam so pẹ̀lú pé a tún wá rí pé irú ìdí yìí ó wá nínú afsahil kalam kí ni afsahil kalam wurudan mahmulan ala haqiqati al-hal la ala ta'wil al-istiqbal wani wa ka'annahu arada bi man'i al-wurudi wurudan mahmulan ala haqiqati al-hal wani a bayan tí wọ́n gbà lérò bí báyìí ni pé a ní pé yíò gbọ́dọ̀ gbé sí bí mánàlì wòrúdàn ní pé kánà wàrọ́dà bí mánàlì wòrúdàn mahmulan ala hakikoti hal bí ká má past ní pé ok ní pé tóhun kọ́ in tóhun sọ ok wọ́n ní bóyá tí Ibn Malik ń sọ ní pé ah ṣe àwọn àwọn afáànà àpò tí wọ́n sọ pé ah ní pé ó tọ́ àwọn sọ pé ó tọ́ lórí pé mustakbal náà ni o bọ̀ wọ́n mú ní pé eh, ní kíkọ́ mustakbal ni but lafziyan madi ni ọ̀yẹ́ so torí pé kí ló kọ́ rẹ̀ torí pé wọ́n fẹ́ fi jẹ́ kí tàhákòkò kì ní ẹ̀ Ibn Malik bíbà pé Ibn Hajar wọ́n sọ pé bíbà pé Ibn Malik sọ pé à ah, bóyá pé ẹbí àpín rọ́dùn wọn pé bóò láti wá sọ pé ẹ eh, madi ni kò pọ́sù ká sọ pé madi ni ní pé kíni ni, pé mustakbal náà ni yóò máa jẹ́ so wọ́n ni wà fihi dalilun gbogbo ilé àwọn bá ṣìtún náhùn wọ́n ni wà fihi dalilun wọ́n ni níbi báyí wà rí ẹ̀rí o jawazu tamanni al-mustahil ní pé yàmà èyàn lè ran kankan tí ó possible idha kana fi fi'li khairin tó bá ṣe pé iṣẹ́ dáadáa ni nùgbé á ah, kí n sí kí sì lè máa yan wọ́n nílé anna wárọ̀kọta tó rí pé wárọ̀kọ̀ tamanna an ya'uda shaban nígbó wọn ka kóhun dọ̀dọ̀ wa huwa mustahilu adatan nínú ta sì bá sábà wọn ni pé kò pọ́síbù wọ́n ni wa yadhharu li wọ́n ni in tó hàn sí mi ni pé anna tamanni ni pé ìrankẹ tí wárọ̀kọ̀ na kẹ balil murad yálà nǹkan tó gbà lérò ní pé min hadha tanbih níbi nǹkan tó ń ṣe yìí ala sihhati ma akhbarahu bihi lórí pé a ah, ìntà nabi sallallahu alaihi wasallam wà lórí ẹ̀ ó lálàáfíà bí nísìn ẹnìkan jẹunjẹ kan gbà tó wá jẹunjẹ yẹn ó wá wá bí bóyá bí ó lọ bí àfáà kan àfáà yẹn wá ní àfáà yẹn wá ṣàlàyé fún kò wá convince pé ah, sáfàdé gbà afá wa sọ fún pé ah, kódà ká ní oúnjẹ yẹn ìwà pẹ̀lú ẹ̀nì mi náà gẹ́nà ò bá ṣe kí ní bàbọ̀ jẹ́ ọ̀yí so kìí sí pé wọ́n rán kẹ́ pé wọ́n fẹ́ bá jẹ́ gẹ́gẹ́ but wọ́n fẹ́ fi hàn pé kí ní tó wà lórí ẹ̀ṣẹ́ kí ní kò sí tó sí oúnjẹ yẹn ní pé àti pé ń raka pé òun ó gbà lódodo níbi nǹkan tó bá mú wá so lẹ́yìn wà tán nabi sallallahu alaihi wasallam sọ ilé àbí lẹ́yìn wà tí wárọ́kọ̀ sọ ilé ní pé faqala rasulullahi wọ́n wà lémi jáde bí wọ́n ni bí fatihil wáw wà tashdidil yá wọ́n ni bí fatihil wáw pẹ̀lú pé a fún wáw ní fatiha wà tashdidil yá a wà fún yá ní kíni a fún yá ní shadda wọ́n ni wà fatihuha jam'un a mukhrajun so torí pé ìpìlẹ̀ rẹ̀ jam'u ni mukhrijun ni so mukhrijun but a ti mọ̀ pé bá tán bá ti ṣe ìdọ́fà wọ́n pa kíni wọ́n pa nínú jam'u rẹ̀ oyin so wọ́n pa nínú eh, yẹn rẹ̀ ó wà di mukhriju yáwa wà lẹ́yìn rẹ̀ so kọ́ ìdàtà sí mọ̀ nínú sọ́rọ̀fù ni pé tí wáwà ti yá àtọ́bá ti síwájú tí wáwà yẹn wá gba sùkún so wọ́n ṣe kíni so wọ́n change wáwọ̀ yẹn wọ́n change sí yà so wọ́n wá change sí kíni wọ́n wá change sí yà wọ́n ló fi wá di kíni àwa àwa mukhriji so àwa mukhriji so kò wá ní jẹ́ yìí wọ́n fún ní fatiha so kó bá fi dá lórí pé kíni kó bá fi dá lórí pé wọ́n ti change nǹkan so yìí so wọ́n á fún ní fatiha kọ́ ma fi dá lórí pé wọ́n ti kíni wọ́n ti change nǹkan torí pé kọ́nrídà lédè lárúbáwá ni pé tán bá pa nǹkan rẹ̀ wọ́n fi ẹ̀rí sí pé wọ́n ti pa rẹ̀ so ti yé báyìí so wọ́n ní fahum mubtada'un mu'akhkhar wọ́n ní hum níbi báyìí mubtada'un mu'akhkhar wa mukhrijiyya so eléyìí ni wọ́n ma ń pè ní báàbù fi'l fa'il saddama saddal khabar so fa'il tó ṣe kíni tó saddama saddal khabar fa'il tó ṣe pé ó dó nípò khabar so fa'il tó ṣe pé ó ó dó khabar so jùmlà yẹn ní di khabar ma so jùmlà yẹn ní di khabar ma so fa'il tó ti wọ́n bẹ̀yẹn ó ti dún nípò khabar eré ìmọ̀ ìṣẹ̀lẹ̀ nínú náà so but kí ẹ ma wá máa bí tadarruj ni mọ́ torí pé adákọ̀ fa'il sadda masadda al-khabaru kí ẹ lọ fò síbẹ̀ so ìgbà wọlé lè ìmọ̀ ìṣẹ̀lẹ̀ torí pé nǹkan tí ó ní láti gbọ́yé kí ẹ tó gbọ́ kì ní iye nǹkan tó pọ̀ aláwọ̀kọ́ ni pé àwọn nǹkan mí ma ń ṣiṣẹ́ fíìlì àwọn nǹkan tí è ṣe fíìlì àwọn ìgbà wo ma ń ṣiṣẹ́ fíìlì so eh, so àwọn nǹkan tí è ṣe fíìlì ìgbà wo ni wọ́n ma ń ṣiṣẹ́ fíìlì gẹ́gẹ́ bí ismul fa'il so ismul maf'ul sifatul mushabbaha so àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ma ń ṣiṣẹ́ kí ni wọ́n ma ń ṣiṣẹ́ fíìlì so ó kọ́kọ́ gbọ́ eré yìí tó bá fẹ́ gbọ́ fa'ilun sadda ma sadda al-khabar tó bá fẹ́ gbọ́ yìí tó bá tún fẹ́ gbọ́ yìí ó tún gbọ́ yìí pé ó tún gbọ́ pé nípa ṣartu tó wà láàrin fi'il àti fa'il òun náà ni wípé ní pé àkín tá fẹ́ mú fi'il wá fún nǹkan tó jẹ́ jama'a àní ṣe jámọ̀ fún àyẹ̀ so tàbá fẹ́ sọ pé qama zaidun tàbá fẹ́ sọ pé qama al-muslimun náà àní sọ pé qamu al-muslimun oye qama gini qama al-muslimun wọ́n náà wá dúrù nǹkan tó nídì láti fi gbọ́ kìíní yíò ó kọ́kọ́ gbọ́ yí pé wọn ò ṣe kíní wọn èyí ṣe jámọ̀ fi'l látara pé fa'il jẹ́ eh, jámọ̀ so kílùkọ́ rẹ̀ ní pé àwọn nǹkan tó ma ń ṣiṣẹ́ fi'l ismu fa'il ismu fa'ul so masdar so sífàtul mushabbaha àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti ma bá sí ṣiṣẹ́ tó bá ma bá sí ṣiṣẹ́ so ní tó wá kù ní pé nǹkan tó ṣe pé á ah, ó ti mú túnmọ̀ pé kíní yìí ó ṣiṣẹ́ lára fi'l yìí so ó ṣiṣẹ́ lára fi'l yìí ok ó tún ní nǹkan mítọ́ tún gbọdọ̀ gbọ́yé kó tó rẹ gbọ́ sádàmà sádà al-khabari yìí òun náà tún ni pé torí pé ikhtilafu kan wà ń bẹ lọ́dọ̀ àwọn àwọn kílọ́kọ̀ rẹ̀ àwọn basiriyun àtàwọn kufiyun so náà tún pé ó tún gbọ́yé pé à ní pé kí ni ìdí tó fi ṣe pé ìgbà tí nafiu bá síwájú rẹ̀ àbí istifham ti fa'ili yẹn tí wọn ò dẹ̀ tọ́ bá kọ̀ fi ghairi mufradin ẹlẹ́kùnrin ẹ̀yìn wọ́n náà wà dúnù kátà ń sọ báyìí so tí wọn ò tọ́ bá kọ̀ fi ghairi mufradin so kí lé fi pé ìgbà ni ìgbà ni yóò máa jẹ́ fa'ilun sadda masadda al-khabar kí ni mo gbà lérò òun wípé adọ́ribun adọ́ribun so ìgbà tí ó máa jẹ́ fa'ilun sadda masadda al o ní pé ókè adọ́rìbù ni zaidani so kò bára wọn mú tó rúgbé nínú ìròyìn mubtada àti khabar ní pé wọ́n gbọ́dọ̀ ní tanasub tí mubtada bá jẹ́ mufrod khabar náà gbọ́dọ̀ jẹ́ kíni mufrod tí mubtada bá jẹ́ musanna khabar náà gbọ́dọ̀ jẹ́ kíni musanna zaidani qa'iman àbí ó sọ pé àbí so ọlá pé kò tí wá sí tànásùbù eh, ń bí kò síbi táwọ̀ lójú fa'il lọ tí tànásùbù bá wà tó bá wà ńkọ́ tí tànásùbù bá wà ìgbà yìí ní ikhtilafu wà pé aqaimun zaidun so in Ibn Malik fi sọ nìyẹn pé mubtada'un zaidun wa 'adhirun khabar in qulta zaidun 'adhirun man i'tadha wa awwalun mubtada'un wa thani fa'ilun igna fi asarin dhani so wa awwalun mubtada'un so wọ́n tó fi sọ pé asarin dhani example tí Ibn Malik tó máa ga tún lè ẹmọ̀ká ẹ̀láwọ̀ ìjá fi gini ilẹ̀ so so asarin so ìtàfin sọ ni pé èyàn mọ́ múmọ̀ bí tàdárùjì ni kẹmọ́lọ̀ tíra rẹ bọ́ kòtò tọ́wà máa gbin so Ibn Malik ní fa'ilu nigna fi asarin zani ní kó tó bá fi ṣe pé irú example yìí ni pé asarin kí ni túnmà asarin asari àbí adọ́ribun so wọ́n kà pa kílùkọ́ rẹ̀ wọ́n pa ẹyà mọ̀ kó sọ̀rẹ̀ àbí so asarin zani zani kí lórí fásí èyàn méjì so bidhali eh, mufrodin mudhakarin ashir بذي وذي على الأنثى اكتسر وذاني تاني للمثنى المرتفع so وذاني so ذاني أسار ذاني so ابن هناك جني فاعل نقنا في أسار ذاني وقيس وكاستف هامن النفي وقل يجوز نحو فائز أولو الرشد الله المستعان ẹjẹ́ káwọ́ sáwọn condition yìí pẹ́ sí ibinu eléyìí so a sọ fún wa pé istifam nafiu àbí istifam gbọ́dọ̀ síwájú rẹ̀ àbí ṣe elé ó ṣẹlẹ̀ ń bí elé ó ṣẹlẹ̀ torí pé àrí kíni hamza ń bẹ àbí so hamza to istifam a tún sọ fún wa pé kò gbọ́dọ̀ sí tanasubu láàrin eh, méjèèjì sí tanasubu wà mẹ́lẹ̀ mukhrijunahum kọ́lá ẹ̀yìn eh, tó kó sáfẹ́ gíní pọ̀ gan tẹ́rí bó sì jẹ́ fa'ilun sadda masadda al-khabar ó tún khalafa qaida babul fi'l so tún khalafa qaida babul fi'l torí pé nínú àwọn example tí Ibn Hisham mú wá nínú qatru nadal so ẹwọ tààrà kúbù àdúrùn nǹkan tó tààrà kábà lórí ara wọn torí pé yàtọ̀ sí pé eré ìdá lórí fa'ilun sadda ní so ó tún khalafa qaida babul fi'l ní tí mo fi sọ nìyẹn pé fíìlì bọ́dọ̀ sí kíni ní pé àkí ń ṣe jámù fíìlì látara pa sí jámù kíni látara pé jẹ́ fáìlì jẹ́ jámù bọ́ ilé wọ́n sí jámù rẹ̀ so aslan ní tó yẹ kó jẹ́ ni pé kíni awa awa mukhrijun hum so wá di kíni àbí awa mukhriji ni awa mukhriji hum ó wá di kíni awa awa mukhriji yahum so in tó wà lábẹ́ kíni pọ̀ gan ta ma tàbí fi sàlàyé lọ́nà jẹ́ ìgbọ́ yí alùwọ́n àwọn bí so alùwọ́n àwọn bí so but kíyàn sàmà kíyàn ma wá ìmọ̀ náà rọ̀ àtàwọn àmà yóò kùnà kíyàn sí àsọ́lá nínú gbogbo ẹ̀ so but wọ́n ma eléyìí ibi tí yóò ti bá pàdé abala fa'ilun saddama saddara khabarin wọ́n ni qala ibn malik ẹ wà ní pé àwọn sọ pé àkílẹ̀ tí wọ́n fi wá ṣe ẹ̀rọ bùn hún mi ẹni fa'ilin bí kan wá ṣe mọ́kìrìjí kan wá ṣe ní kíni ẹ̀ òun ní mubtada kí ló fà mí báyìí wọ́n ni qalahu ibn Malik so wọ́n ni wastab'ada an-nabiyyu sallallahu alaihi wasallam so an yukhrajuhu nígbà nabi sallallahu alaihi wasallam wò pé à ah, nígbà wọn ò ní yọ wọn لأنه لم يكن فيه سبب يقتضي الإخراج torí pé kò sí ànábì oní nǹkankan lára tó ń ṣe gini tó ń fi lè jáde lima ishtamala alayhi min makarimi al-akhlaq nítorí àwọn nǹkan tá ànábì sallallahu alaihi wasallam nínú wà dáadáa allati taqaddama min khadija so wasf min khadijati wasfaha so èyí tó ti sí tó ti tá ti sọ síwájú nípa bí Khadija ṣe ròyìn lẹ̀ wọ́n ni waqad istadalla ibn Dughnah bimithli tilka al-awsaf ala anna Aba Bakrin la yukhraj ní pé a ibn Dughnah nípo ti fi àwọn irú àwọn ìròyìn báyìí náà ó ti fi sẹ̀rí pé Abubakar náà pé ẹni tí wọ́n lè lékún lónìí so but gbogbo alápadà mọ̀ pé wọ́n padà gbógun ta nabi sallallahu alaihi wasallam so wani na'am so Waraqa ni na'am lam ya'ti rajulun qattun ẹnìkan ò wá rí bi mithli ma ji'ta bihi pẹ̀lú orú nǹkan tí o mú wáyé illa udi àfikún pé wọ́n mú lọ́ta so illa udi látara àádá so látara àádá illa udiya so wani a wa fi riwaya ti yunus fi tafsir wani riwaya yunus ni bi tafsir illa udi wani fa zakara warqa wani da warqa dako wani wani sigo mabniyu lima lam fa'ilu so ah uh, látara àádá so man àádá lí waliyan so yí so man àádá so wani fàzákàrọ wárọ̀kọ̀ wani wárọ̀kọ̀ dákọ̀ annal illata fi dhalik ní pé rísìn tó wà ń bèèrè maji'uhu lahum bilintiqali an ma'lufihim ní pé pẹ̀lú pé yóò mú àwọn nǹkan wá tí ó necessitate pé kí wọ́n fi àwọn nǹkan tán ti bá sábà lẹ̀ wa li'annahu alima min al-kutub àti pé ó mọ̀ ní pẹ̀lú ní àwọn tírà tí Waraqa ti káwọ́ annahum la yujibunahu ila dhalik ní pé wọn ní dálùn wa annahu yalzamuhu li dhalik munabadhatahum wa mu'anadatuhum fatansha'u al-adawatu min thamma wọ́n ní àti pé látara pé wọ́n ṣe lé yóò wà necessity fún Nabi sallallahu alaihi wasallam láti pa wọ́n tì àti láti àbí in tí ó necessitate in tí ó dictate pé nǹkan tí wọ́n ṣe yìí nìyẹn ní pé in tí ò ní jẹ́ kí wọ́n dá lóhùn òun náà ni pé wọ́n ni fatansha'u al-'adawatu min thamma wọ́n ni ibẹ̀yẹ ni ọ̀tọ́ wà ti síkín ni ó ti wá bẹ̀rẹ̀ wọ́n ni wa fihi dalilun wọ́n ni níbàyẹ̀ yẹ̀rí wà ń bẹ̀wọ̀ ala anna al-mujiba yuqimu wọ́n ni ẹ̀rí ni pé tí àyèyàn bá necessitate kíyàn mẹ́rin wá bí nǹkan táwọn yẹn máa tí wọ́n ṣe àdì rẹ̀ gan nǹkan tí wọ́n tún rò pé ó ti ẹ̀wá so tẹ́yìn bá wá ní láti mẹ́rin wá èyàn sì kí ni wá mẹ́rin wá tó ní wá rọ́kọ̀ mẹ́rin wá bíbá wá mú mi lọ́ta wọ́n lè pé ó àwọn ará ilé rẹ àwọn òbí rẹ àwọn mẹ̀lẹ́bí rẹ wọ́n gbógun ti ọ so wọ́n ni so lẹ́yìn báyẹn wà rọ̀kọ̀ sọ fún pé illa rúdì wà in yudrikni ó ní tó bá wá dé bá mi ó ìyá umuka àwọn ọjọ́ tó bá bẹ̀rẹ̀ sí ń ṣe so Ibn Hajar sọ pé gbólóhùn rẹ̀ yìí wọ́n ni in shartiyya wọ́n ní in shartiya ni wallazi ba'daha majzum in tó sì wà lẹ́yìn rẹ̀ gba jazmu wọ́n ní zada fi riwayati yunus fi tafsir wọ́n ló lékún níbi riwayati yunus níbi tafsir pé hayyan wọ́n ní wali ibn ishaq wọ́n ní lọ́dọ̀ ibn ishaq sọ pé in adraktu dhalika ansuruka kí ni yẹ báyìí jawabu jawabu shart so ansurka nasran mu'azzaro wani ibn hajar sọ pé mu'azzaron bi hamza wani qawiyyan that is ìran lọ́wọ́ gan wani ma'khudhun min al-azri wa huwa al-quwwa ni agbára wọ́n ni wa ankara al-Qazaz an yakuna fi al-lughati mu'azzarun min al-azri wọ́n ni Qazaz òun tako pé kò sí mu'azzar yóò wá látara azr nínú èdè Lárúbáwá wọ́n ni wa qala Abu Shama wọ́n ni Abu Shama sọ pé yahtamilu an yakuna min al-izar ó lè pé látara izar ló ti wá wọ́n ni a sáàmà pé wọ́n máa ń lo mu'azzar lédè larabawa azzarahu ta'zira wọ́n ni ashara bi dhalika torí pé inú okọ̀ náà ti máa ń yọ fi'li so inú okọ̀ ni àwọn fi'li ti máa ń wá so wọ́n kà máa ń sọ fún wa pé àwọn okọ̀ wá látara fi'li torí kó bá fi rọrùn fún wa láti kẹ́kọ̀ọ́ sọ́rfù so so ó túnmọ̀ pé azzaro ó wá látara gini látara ta'ziri ló ti wá látara mu'azzar ló ti wá so látara ismi ló ti wá wọ́n ni waqala Abu Shama wọ́n ni Abu Shama sọ pé yahtamilu an yakuna min al-izar wọ́n ni ashara bi dhalika ila tashmirihi fi nusrati wọ́n ló ń fi yẹn tọ́ka sí bí ó ṣe ràn nípa bí ó ṣe gbárùkù ti níbi ràn wọ́n ni waqala al-Akhtal qawmun àwọn èèyàn kan o idha harabu tán bá ti fẹ́ jagun o shaddu ma'azarahum so shaddu ma'azarahum so ní bí wọ́n ṣe kí ni wọ́n ṣadda àwọn ma'azar wọn wọ́n kàn mẹ́lẹ̀wà láti fi sẹ̀rí fún kàtàwọn sọmí báyìí so wọ́n ni qawluhu thumma lam ok lẹ́yìn gbanáà Eh, wọ́n sọ níbi hadithi pé thumma lam yanshab ibn hajar sọ pé bí fathi shinil mu'jama wọ́n ni ay lam yalbath kò pẹ́ wọ́n ni wa aslu nushub wọ́n ni gbólóhùn nushubo ìpìlẹ̀ rẹ̀ at-ta'alluq kí n ka so papọ̀ mọ́nkẹ́ wọ́n ni ay lam yata'allaq bi shay'in min al hatta mat pé à ah, kò pẹ́ tó fi kú kò rí kankan so mọ́ tó fi kú wọ́n ni wa hadha bi khilafi ma fi sirati ibn ishaq wọ́n lélẹ̀ yìí ó yapa sí nǹkan tó wà nù sírọ̀ ibn ishaq ni pé anna waraqata ni pé waraqo kana yamuru bi bilal ni pé waraqo ń kọjá lẹ́gbẹ̀ẹ́ bilal wa huwa yu'adhab nígbàtí wọ́n fìyà jẹ mélòó nǹkan tó yapa tó wà nù sírọ̀ ibn ishaq so ibn ishaq sí so mukallamun fi so wọn fásọ rọ̀ ń parí so wani wa dhalika yaqtadi so bal huwa mudallis wani wa dhalika yaqtadi annahu ta'akhkhara ila zamani da'wa wani iti ibn ishaq ń sọ yìí ó túmọ̀ pé Waraqa sẹ̀mí nígbà tí annabi ṣe da'wa ni wa ila an dakhala ba'du nasi fil islam àti táwọn èèyàn kan fi ń wọ islam فإن تمسكنا بالترجيح فيما فما في الصحيح أصح wọ́n tó bá yẹ pé yìí tó tẹ̀sùn ojú láfẹ́ mú o in tó wà ní sọ̀híhì ló lálàáfíà jùlọ wà in la hazna aljama amkan in yi kọ́l wọ́n ni wà in la hazna wọ́n ni ta bá sàkéèsí aljama amkan an yi kọ́l jama possible ta bá sọ pé alwawu fi qawlihi wa fatara alwahi ní pé wà fátàrà alwáhì laysat lit-tartib ní pé wà fátàrà alwáhì ní pé kìí ṣe pé lẹ́yìn ìgbà yẹn ni wáhì wá stọ́pọ̀ wọ́n ni fala'alla rawi lam yahfaz li Waraqa dhikran ba'da dhalik tó bóyá rawi ẹni

wọ́n ni ibaratun wọ́n ni tó túnmà ní pé an ta'akhuri muddatin minaz zaman an ta'akhurihi ní pé wá híwá delayed fúngbà díẹ̀ nínú gbà wọ́n ni wa kana dhalika ní pé eléyìí oyin tó fi ṣẹlẹ̀ li yadhhaba kó bá fi lọ ma kana sallallahu alaihi wasallama wajadahu min al-raw' ní pé skin tí Ànábì rínú bẹ̀rù kó bá fi lọ wal yahsul lahu at-tashawwuf ila al-'awd àti pé kí ànábì lè máa fi nága pé kó bá fi padà wọ́n ni fàkọ̀dọ̀rọ̀ wà al-mu'allifu fi ta'bir wọ́n ni eh, al-mu'allifu ti gbáwá níbi ta'bir níbi abala tó ń ṣe pẹ̀lú ta'bir min tariqi ma'mar látọ̀dọ̀ ma'mar ma yadullu ala dhalik nǹkan tó tọ́ka sílẹ̀ so so ibn hajar ti ṣàlàyé hadithi náà gan ṣùgbọ́n tàbí wọ ọ̀rọ̀ tí ibn hajar sọ gbẹ̀yìn ó tako àwọn kọ́ àwọn ibn hajar náà ti sọ pé asah ní pé asah bọ̀tọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì pé sí jamu ti àwá possible so jamu ò possible torí pé ìdíyàn máa ń ṣe jamu láàrin rẹ̀ so ní nǹkan tó bá ṣe kíni nǹkan tó bá sahih méjì tó bá sahih ọ̀yí mm-hmm. so a ṣe mọ̀ pé tí Ibn Ishaq bá ti ń fárọ̀dà so tí Ibn Ishaq bá ti ń fárọ̀dà pẹ̀lú nǹkankan so nínú nǹkan tí ó lè gbá nǹkan tó sọ̀híhì tí ó lè gbá dànù gẹ́bí Ibn Hajar gangan sí so fúnra rẹ̀ nínú Nukhbatul Fikr so Ibn Hajar sọ pé eh, wal maqbulu إن سلم من المعارضة فهو المحكم فإن عورض بمثله فالشاذ على رأي so فالشاذ على رأي so um, أولي فإن أمكن الجمع وإلا فالترجيح ثم التوقف نعم so فإن أمكن الجمع وإلا فالترجيح ثم thumma tawaqquf so ibi ma kúbúrù lèyàn tí ma ṣe kíni lèyàn tí ma ń ṣe but Ibn Ishaq gba nǹkan wá tó yí pé ààrí nínú sahih nǹkan tó yí pé tó bá yẹ kó ṣẹlẹ̀ ní yóò súnmọ́ pé wọ́n ṣe kíni wọ́n gbà wá so kò bá mọ̀ so kò bá mọ̀ so wani ní Ibn Hajar wá sọ pé fa'ida wọ́n ni waqa'a fi tarikh ahmad ibn hanbal àni sha'abi wọ́n ló wá nínú tarikh ahmad ibn hanbal pé látọ̀dọ̀ sha'abi pé ìgbà tí wà yí fi wà post pé kanat thalatha sinin pé 3 years ni wọ́n ni wà bihi jazama ibn ishaq wọ́n lóun náà ibn ishaq lámọ́lẹ̀ wọ́n ni wà haka al-bayhaqi wọ́n ni al-bayhaqi gbáwa anna ní pé ìgbà tí anábi fi ń lára wí kanat sittata ashhur ní pósù mẹ́fà ni wọ́n ni wa ala hadha wọ́n ni tàbá ma lórí ilé fabtida'u nubuwa bi ru'ya wọ́n ni ibtida'u nubuwa ní pé ìbẹ̀rẹ̀ ìjá nẹ́bí bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn aláni waqa'a min sana وابتداء وحي اليقظة وقع في رمضان وليس وليس المراد بفترة الوحي المقدرة بثلاث سنين وهي ما بين نزول اقرأ ويا, آه، ويا أيها المدثر عدم مجيء آه، عدم مجيء جبريل, جبريل إليه بك يسين تون صنبي بفترة الوحي نقول عن اقرأ أتيا أيها المدثر رأوا ọ́yí so gẹ́ẹ̀sẹ̀ tí wọ́n sọ ni nìyàn láàrin ìgbà tí wọ́n sọ wọ́n ní bal ta'akhkhara nuzulul Qur'ani faqat eléyìí nínú àwọn mabahithi sira náà sí nínú àwọn mabahithi sira ni so but bóyá ta padà wáwò ní insha Allah so but Ibn Hajar náà sọ bólúmù kan sí bí ẹjẹ́ kaka wọ́n ní wala yakhfa ma fihi فإن المثبت مقدم على النافي إلا إن, إلا إن صاحب النافي دليل نفيه فيقدم والله أعلم وأخذ الصهيلي هذه الرواية فجمع بها مختلف في مكثه صلى الله عليه وسلم بمكة الله المستعان أقول لكم أولا كان يوني له سأقول لكم أولا كان له so ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yóò rí lẹ̀ pé ẹ fàsìkò sí ìgbà tó gbà ní ìgbà so kò nílẹ̀ bọ̀ nǹkan tá àmà àwọn nǹkan tá àti sàǹfàní rẹ̀ nínú hadithi kámọ́gbàgbé wọn so pàápàá jùlọ níbi àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú síra nabi sallallahu alaihi wasallam òun ni wípé nípa tó kọ́kọ́ bẹ̀rẹ̀ fán nabi sallallahu alaihi wasallam nípa ah, wáhì

so a tẹ̀síwájú pẹ̀lú tíra tanka insha Allah ta'ala sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in